Take your Bible while you are standing. As we are reading this scripture loud and clear. Spiritual robbers that be disbanded from your destiny. As we are reading this scripture loud and clear, you shall receive power to confuse your enemies. As we are reading this scripture loud and clear. All the annual yearly battles that die. Gbogbo àwọn ogun ọdọọdún yìí, scripture very loud and very clear. All those powers to control your life for evil shall be disgraced darí ayé yín fún ibi ní ó kà. As we are reading this scripture, let us hear. Bí a ti kó òtún láti ka ìwé mímọ́ yìí. The God of the suddenly shall appear in your tomorrow. Ọlọ́run ní dé ní òtútù láti farahàn nínú ipò tó wà. I was in the East aircraft. I was traveling to somewhere. Wọ́n rìnrìn àjò lọ sí ìdí kan mo ti wà nínú ọkọ̀ òfurufú. I noticed a woman sitting by my side. Mo bá ṣàkíyèsí pé obìnrin kan jókòó lẹ́bàá mi. She greeted me. Ó kí mi. I greeted her. Náà kí mi. And I took my attention Mo bá gbójú kúrò lára rẹ̀. Then she said. Nígbà náà ló bá wí pé. You don't know me but I know Ṣé ẹ alábẹ́ òògùn mi ti pè mí mọ̀ yín? So I attended last farm of Tinder. Ìpàdé agbára sọ̀rọ̀ pàrọwọ́ tó kọjá kọ̀ wà níbẹ̀. Àtẹ́lẹ̀ mi. ní ìdòótọ́. Sẹ́yẹ̀. Bẹ́ẹ̀ ni. And that farm of Tinder she attended. Ìpàdé agbára sọ̀rọ̀ pàrọwọ́ tó ti wá Was it apostles often of last year. Òun ni ìpàdé ọrẹ àkọ́kọ́ ti ọdún tí ó kọjá. Ṣé attended Hamilton? I've just come from Hamilton, the apostles office at. Òun èmi náà ṣe ń bọ̀ láti ìpàdé agbára gbọ́dọ̀ pàrọwọ́ ìlú ìdájọ́ ṣe ìṣe àkóso ọrẹ àkóso. I say thank God. Ní àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Sísè àbọ̀tà have a testimony. Mo ní àlàpàtúntọ́ mo ní ẹ̀rí kan. Last year was the first time I came for gospel conference. Ṣé ọdún tó kọjá yìí ni ìgbà kìíní tí mo wá sí ìpàdé ọ̀rẹ́ àkóso? It was hard. Ó nira. But I put it together. The money together. Sister, I live in England. I don't live in Nigeria. Alàgbà ìlú òyìnbó náà ni mò I don't live in Nigeria. I I struggle and brought the offering and I gave it. Sister ní alàgbà. As of the time I was given that offer. Láti ìgbà tí mò ń ní ìgbà tí mò ń kó ọrẹ ìsílẹ̀ yìí. I was homeless. Mi ò nílé lórí. I was living with friends. Mo ń pẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ṣé bọ̀ sá? Ṣùgbọ́n nísìnyí. After that first food offer. Lẹ́yìn tí mo fi ọrẹ àwọn. Àwọn lọ́ọ̀fin sọ́dẹ̀. Lójijì. That's what we call the God of the sudden. Ilé náà pè ní ọlọ́run ní ọjọ́ lójijì lójijì. Things of faith. Ọkàn yí padà. I'm praying for somebody here. Ó gbàdúrà fún ẹ̀dá. That your stories are changed. Ọ̀rẹ́ yóò yí padà things just change. Ìjọba yí As he was speaking to me then. I will not believe that she has three houses now in London. Ṣé ẹ̀yẹ̀ Somebody who was homeless the year before. Ẹnìkan tí encountered the God of the suddenly after the fourth quarter. Ó Open your Bible to Psalm number two. Ẹ̀ka ti Because we are about to call on that God of the suddenly now. Psalm two. And I want you to read it really loud and clear. It's a warfare psalm. Orin dáfídì tó ní pẹ̀lú okun ní ṣàyẹ̀wò. And I want to believe you read it every night before your visit. Ìgbàgbọ́ mi sì fẹ́ ka ní gbogbo òru ṣáájú àìsùn yín. Are we ready? Tàbí ṣetán. Let's go. Bóyá. Why did the hidden rain and the people imagine a vain thing? The kings of the earth said themselves, and rulers take counsel together against the Lord and against his anointed, saying, Let us break their bands asunder and cast away their cords from us. He that Peter in heaven shall the Lord shall love them in Jerusalem. Then shall he speak unto them in his wrath, and fetch them in his service mercy. Yet have I set my king upon my holy hill of Zion. I will declare the decree. The Lord has said unto me, Thou art my son, this day have I begotten thee. Ask of me, and I shall give thee the evening for thy inheritance, and the uttermost part of the earth for thy possession. Thou shalt break them with a rod of iron, and thou shalt dash them in pieces like a potter's vessel. Ah, oh, the instructed, you judges of the earth, serve the Lord with joy and rejoice with strength. Keep the song, lest it be angry and ye perish from the way. When its wrath is kindled but a little, blessed are all they that put their trust in. A loud amen. You are now going to raise up your right hand. And with fire in your voice. Oh God of the suddenly. Ọlọ́run tí pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Open your eyes. Ẹ la ojú yín. There was a woman praying in our corridor here. Obìnrin kan wà tó ń gbàdúrà ní ẹ̀sẹ̀ wa níyì. They have committed an offence abroad. Wọ́n ti ṣe ẹ̀ṣẹ̀ kan ní ìlú òkèèrè And it was true she committed it. So madam, if you want God to intervene, you must tell me the truth sọ́ọ̀sì ni pé wọ́n ti ta ìṣe àbẹ̀rẹ̀ sí òfin náà ilé àtúntẹ̀ bá fẹ́ kọ́lọ́ kó já sọ̀rọ̀ náà ẹ̀ láti ṣe òtítọ́ ibẹ̀ fún mi. and by the time they calculated how many years to spend in prison. nígbà tí wọ́n wá ṣe ìṣirò iye ọdún tí ó lò ní ọgbà ẹ̀wọ̀n. twenty five. ọdún márùn-ún-dé-ní ọkùnrin. if no this is one great. tó bá yẹ pé wọ́n rí i pé ó jẹ̀bi ọ̀ràn náà. and really she was guilty. nítorí ó ti jẹ̀bi ọ̀ràn náà gan. he started praying. bá the offering came Ìgbẹ́jọ́ kìíní pé. It was very bad. Ó burú gidigidi. The judge was boiling. Inú ń bí adájọ́ gidigidi. You. Ìwọ. You. Ìwọ yìí. You. Ìwọ. You. Ìwọ. Second hearing. Terrible. Nígbà tí ìgbẹ́jọ́ kìíní dé, kò náà burú. Then the third one. Nígbà tó di ìkẹta. After she has prayed. Lẹ́yìn tí ó ti gba àdúrà. And she gave her first offering. Ó ti fi ọrẹ àkọ́kọ́ rẹ̀ sílẹ̀. The court hearing case nígbà tí ìgbẹ́jọ́ dé. Prosecutor was talking. Àwọn tó ń pè fún ọba wọn ń sọ̀rọ̀. Wọ́n rà fún ìṣèṣin wọn ṣe different judge now. Èló wà lẹ́yìn tí adájọ́ mìíràn ló wá wà ní orí àgbàdájọ́. was speaking about what the woman did. Èyí tí a pè fọ́tò bá máa sọ nípa ohun tí obìnrin yìí ṣe. The judge said shut up. Ni adájọ́ sọ pé ka ẹnu rẹ mọ́. You talk the same. Ló bá tún sọ̀rọ̀, a tún sọ pé yóò dákẹ́. Subject to judge. Gbogbo rẹ̀ ó kàn yí padà ṣá. I say your stories are changed. Mo ní àyípadà á ṣe bá ìtàn rẹ̀. Gbogbo rẹ̀ yí padà. Seven charges against her. Àwọn ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi lọ lọ́ fi sùn. And the judge said well. Wọ́n sì wí pé ó dá ìyẹn adájọ́. Um, number one. Ìkíní apagilé ìkejì apagilé ìkẹta apagilé ìkẹrin apagilé ẹ̀sùn karùn-ún ẹ̀sùn apagilé ẹ̀sùn keje This woman fell down the open court. Obìnrin nínú pọ̀pọ̀ ìdájọ́ àbájọ kan sùn. Àṣẹ praise the Lord. Lórí ẹyin Olúwa lógo. Èyí ọ̀dọ́ bá dẹ̀ ọjọ́ ìṣòkè náà. Òye tó ń sọ òye wọn, ọkọ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wò ni. You will open your mouth like fire and like thunder. Ó ń fa bí iná àti bí àbá sin against my whole ten lifestyle. Tó ń ṣe lòdì sí. In the name of Jesus. Ní orúkọ Jésù. Ọ̀pọ̀ yàrá máa ń dán decree. makenda ya bosengera makanta Something is happening here this morning. Oh, constant. He is by Leo. Yes. casting my life. In the name of Jesus. pull your hands, look at me. A retired army officer. Ọ̀gá kankan tó ti fẹ̀yìntì nínú ìdí ológun. Member of this church. Apply for an international job. Ó pè ó fi ìwé sílẹ̀ ó fi ìwé sílẹ̀ kóun fẹ́ people from 13 nations applied. Àwọn èèyàn láti orílẹ̀-èdè mẹ́tàlá ni wọ́n náà sì wé sílẹ̀ fún òun fẹ́ iṣẹ́ yìí. Several people from Nigeria to apply. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n náà sọ pé òun fẹ́ iṣẹ́ yìí. And all those who apply was a top position. Gbogbo ipò àwọn tó sì wá sí ìwé sílẹ̀ láti gba iṣẹ́ yìí. They were recommended by very big people. Àwọn ènìyàn ńláńlá àwọn ọ̀sọ̀kún ìlú ni wọ́n fọwọ́ sí ọ̀pọ̀ Some of those who apply for Nigeria, they were recommended by people who have led Nigeria before. Àwọn mìíràn kan tó ń sọ pé òun fẹ́ ṣe iṣẹ́ ìlú ní Nàìjíríà àwọn tó ti fi orílẹ̀-èdè sílẹ̀ láti ọjọ́ pípẹ́ wọ́n ti wọ́n lẹ́yìn. who led Nigeria before this. bí wọ́n ti ṣáájú orílẹ̀-èdè tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn ni wọ́n fẹ́ẹ́ wọ́n lẹ́yìn. vice president they give them recommendation. àwọn ààrẹ àwọn igbákejì ààrẹ àwọn náà fún àwọn tì wọ́n lẹ́yìn. dábọ̀ dà ṣe máa fẹ́ fà. nípa náà lọ́dọ̀ fún ìwádìí I have nobody to recommend me. èmi ò ní ẹnikẹ́ni tí ó sọ pé òun I told him You don't need any recommendation. The only recommendation you need. Àmì ìdánimọ̀ kan ti tó tó nílò. The recommendation of the Holy Ghost. Òun ni ti ìdánimọ̀ ti So it was the only one who who applied without any recommendation. Nípa tó òun nìkan ṣoṣo ni ẹni tó pè fún òun fẹ́ iṣẹ́ ìsílẹ̀ láìsí ẹnikẹ́ni. The day of decision came. Ọjọ́ tí wọ́n And they brought out the fight of everybody wọ́n bá pe kòkò fáìlì olúkúlùkù jáde. This wise man was in charge of it ọkùnrin tí aláwọ̀ funfun tó wà nídìí ọ̀rọ̀ náà. wọ́n lókùnà lókùnà lókùn. bẹ́ẹ̀ ló wo gbogbo àwọn fáìlì tí wọ́n gbé jáde. This president recommended this, that president recommended that, this president that, this recommended that, this recommended that. Eléyìí ààrẹ orílẹ̀-èdè ló sọ òun ló ti lẹ́yìn, eléyìí ààrẹ orílẹ̀-èdè kan ló ti lẹ́yìn, eléyìí ọ̀sọ̀ ló ti lẹ́yìn. Ó ní akọ̀wé. Ìjà anybody ya kú ìjọ recommended by anybody. Ààrí ẹnikẹ́ni lẹ́yìn, bí yàgò kò sí ẹnikẹ́ni tó sọ pé òun mọ̀ àbò ń sì lẹ́yìn. Ṣé one person come like this? Nàìjíríà. kan wà láti orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́pọ̀ sí ló tẹ́lí lẹ́kọ̀mọ̀déjọ́ ẹ̀. Kò sí ẹnikẹ́ni tó kan ìwé pé òun mọ̀. That's the person I want. Ó ní ẹ̀sìn mo fẹ́ ni eléyìí. That is the person. Ẹni náà ni mo fẹ́. Can you close your eyes? Ẹ̀rọ lè fi ojú yín. And shout this as loud as you want it to happen. Ẹ̀sìn kí ìpínlẹ̀ náà rárá bí ó ti fẹ́ pàdé. Thank you, Jesus. In Jesus' name we pray. Now pick any song of praise to your mouth and sing it loud and clear to the King of Kings and the Lord of Lords. Any song of praise. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Because they couldn't believe where God took them to. Oh, ní The God of wonders is visiting his people. Ọlọ́run ṣe ìyanu Thank you, Jesus. Thank you, Jesus. Ẹ ṣeun dé. Seven amen. Ah, Adájọ́ sí beloved. Ẹ jókòó listen to the empowerment team. Praise the Lord. hallelujah. Praise the living Jesus. hallelujah sí Ọlọ́run Our Lord is good. Ọlọ́run wá We bless the name of the Lord. A kúkú orúkọ For the grace to be alive this morning. Torí orí ọ̀fẹ́ tí a nílò òwúrọ̀ yìí. And for the privilege to serve with this vineyard. Àti àǹfààní àmọ̀ láti sùn nínú agbo àjàrà rẹ̀. We also greatly appreciate our daddy in the law. Gidigidi ni àwọn ìbàbá nínú Olúwa. For giving us the opportunity. wọ́n fún wa ní àǹfààní. To stand before you this morning. Láti dúró níwájú yín lówùrọ̀ yìí. May the Lord continue to increase in good work in Jesus' name. Ọlọ́run tí ó mú wa pọ̀ sínú sẹ́rẹ̀ ní orúkọ Jésù. I can hear your amen. Kò mà gbọ́dọ̀ ti sàmì tó rinlẹ̀ tó. Um, I have before me this morning Uh, a few questions from the congregation. And I'm going to start with this one. Is it a sin to be a makeup artist? Ǹjẹ́ ó tilẹ̀ jẹ́ ẹ̀sẹ̀ tí ènìyàn jẹ́ni tó ń kọ́ ní bí a ti ń fojú àti bí a ti ń funú? And the person goes further to ask. Ó sọ fún pẹ̀lú láti bèrè wípé. I will also like to know other related businesses that are not good or that can lead one to sin. Wọ́n tún fẹ́ mọ̀ sí àwọn iṣẹ́ àbí okòwò mìíràn tí kò dára tí ó lè darí ẹni wọnú ẹ̀sẹ̀. Who is a makeup artist? Àwọn wo gan ni ẹni tí ń fojú kunu? Originally, these are people that work in the filming industry. Àwọn wọ̀nyí ni àwọn tí wọ́n ti fẹ́ ní ibi iṣẹ́ ti àwọn obìnrin. Just to help people make up their body to fit particular roles they are going to play. Láti jẹ́ láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti tún ara wọn ṣe láti yẹ fún ohun kan pàtó tí wọ́n ṣe. That means that these people are being decorated to look different from what they originally are. Eléyìí túmọ̀ sí pé a ayé àwọn wọ̀nyí lọ́sàn-án láti yàtọ̀ sí bí wọ́n ti ń wọ̀ tẹ́lẹ̀ fún nǹkan tí wọ́n fẹ́ ṣe Makeup artists also make use of processes that are artificial part of the body in case someone is missing a part of the body. láti lè ní ẹnìkan ó ti sọ ọ̀kan nínú àwọn ìyára rẹ̀ nù mí àwọn tí wọ́n ń ṣe ètò yìí wọ́n tún lè mú wọn bí wọ́n ṣe dọ́gbọ́n sí i yóò dàbí ẹni tó wà ń but as the Bible says, the bible tells us in psalm 139 verse 14. wọ́n jẹ́ ìsọ fún wọn nínú orin dásìlì ogóje nínú ọ̀kan ẹsẹ̀ rẹ̀. na God has already made us fearfully and wonderfully. ìrọ̀lọ́run ti dá wa lọ́tẹ̀rù Why then do we need to alter our look? Èyí ṣe tí ó àtúnwò jẹ́. Let's quickly look at what the Bible says about our adornment. Ẹ jẹ́ a wo tí ó yìí sọ nípa ohun tí à ń kówéra. Let's look at the book of First Peter chapter three. Ẹ jẹ́ wá lọ wòwe Pétérù sí orí kẹta verse three. Ẹsẹ̀ kẹta. I start reading from verse three. Ó bẹ̀ sí ìkà láti ẹsẹ̀ kẹta. Whose adorning Let it not be that outward adorning of placing the hair and wearing of gold or of putting on of apparel, but let it be the hidden man of the heart, in that which is not corruptible, even the ornament of a meek and quiet spirit, which is in the sight of God of great price. Ọ̀ṣọ́ ẹni tí tí jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà nílò tàbí ti aṣọ wíwọ̀ ṣùgbọ́n kí ó jẹ́ ẹni tó farasin ní ọkàn nínú ọ̀ṣọ́ ìdìbàjẹ́ tí ẹni ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí tútù èyí tí ṣe iyebíye níwájú ọlọ́run. Another scripture, First Timothy chapter two, ọ̀rọ̀ ọlọ́run mímọ́ nínú ìwé Timothy ní orí kejì. From verse nine there, láti ẹsẹ̀ kẹsàn-án nílẹ̀. In like manner also, that women adorn themselves in modest apparel with shamefacedness and sobriety, not with braided hair of gold, or pearls, or costly array, but which becometh women professing godliness with good work. Gẹ́gẹ́ bẹ́ẹ̀, tí àwọn ọkùnrin tí ó fi aṣọ ìwọ̀ntúnwọ̀nsì tí ara wọn yóò sọ pẹ̀lú ìtìjú àti ìwà ìrékọjá kìí ṣe pẹ̀lú irun dídì àti wúrà tàbí páálì tàbí aṣọ olówó iyebíye tí kò ṣe pẹ̀lú iṣẹ́ rere èyí tí ó yẹ fún àwọn obìnrin tí ó jẹ́wọ́ ìwàdí ọlọ́run. The two scriptures we have just said Ẹ̀sẹ̀ ọlọ́run méjì sọ àṣẹ̀kà yìí. Emphasize the importance of our inner grooming. Ó fi ìmúlẹ̀ ìṣèṣe ẹwà sínúwá. Above the outer adornment. Ju èyí tí à ń kó rẹ́ra ní òde lọ. If we are beautiful from inside in our character. sí àwọn tí wọ́n ń ṣeni lọ́dọ̀ ni tí wọ́n kunni lọ́dà. From Bible we see that that is not of God. Láti inú lórí ìṣura kàrí ẹni pé lẹ́yìn tí ti Ọlọ́run. He has already created us carefully and wonderfully. Olúwa ti dá wa lọ́pẹ̀ ìṣòro àti ìyá. He cannot be happy with us answering his handwork. Inú Ọlọ́run ò lè pé à ń bá ṣe ọwọ́ òun jẹ́. That is why the Bible says we have to be moderate in all we do. The Bible says in the book of Philippians chapter 4 verse 5 that we should let our moderation be known to all men. Because the Lord is at hand. That even in appearance we need moderation. It, it does not matter if this is a popular uh, work now or profession. Eléyìí ò ní ṣe bóyá ṣe gbajúgbajà ni àti iṣẹ́ tó tó kàn ṣe jùlọ. No man is our standard. Kò sí ènìyàn kan tó gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe wa o. The Bible is our standard. Bíbélì ni àwòkọ́ṣe wa. Praise the Lord. Hallelujah. The second part of the question. Apákejì ìbéèrè náà. Is asking about which other businesses are not good. Wọ́n tún bèrè fún àwọn okòwò mìíràn wọn ni òjúbójú mu tó. Example, uh, when you mix bleaching things. There are some people, their work is just to make different kinds of things for women to bleach their skin. Àpẹẹrẹ mìíràn ni àwọn èèyàn tí ó ń kọ oríṣiríṣi òróró papọ̀ láti máa fi bú ara wọn kí àwọn dúdú wá di pupa. This is not right. Eléyìí ò bójú mu kò sọ́. Some people dey have the job of placing different parts of the body. Àwọn ènìyàn kan wà gbogbo àyájá ni wọ́n mọ bí wọ́n ti ń dáwò sí. Their own job is to help people press their different parts of body. He Iṣẹ́ tí wọ́n ní pé kó bá wọn dá múlu kó dá You lu àti tó bá jẹ́ kó dá lẹ́gà one. Okay. And then those who tattoo the body. Àwọn tí wọ́n sì máa ń fún oríṣiríṣi nǹkan sí ara wọn tí wọ́n máa fi ya àwòrán oríṣiríṣi. All these kinds of work are not of God. Irú tí àwọn iṣẹ́ yìí kì í ṣe ti Olúwa o. The Lord will lead you to the right profession in Jesus' name. Olúwa yóò darí ní wọnú òwò tó tọ́ lórúkọ Jésù Kristì. The second question is just. Béèrè kejì yóò kà báyìí wípé. I am a graphic artist. Mo jẹ́ ẹni tí ó mọ àwòrán yà I need a job now. Mo wá fẹ́ ránṣẹ́ ní kíákíá báyìí o. Can I apply to the MFM printing press? Ǹjẹ́ mo lè kọ̀wé sí àwọn tó ṣe ń ṣèwé ní orí òkè náà àti ìyanu bí? Yes, you can submit your application to the manager of the MFM printing press. Bẹ́ẹ̀ni ẹ lè fi lé mo wọ́n jẹ́ yíṣẹ́ adarí ibẹ̀ wọ́n gbà ní títẹ̀. But I will advise that you do not limit yourself to the press alone. Wọ́n gbà náà ló fẹ́ wọ́n jẹ́ kó jẹ́ bí ẹ̀mí kan lè máa fi lé mo wọ́n jẹ́ sí ẹ̀pẹ́ káàkiri. You may also submit your CV to the NFM Employment Bureau. Ẹ ti lè lé sí ìṣọwọ́ sí àwọn tó ń gbani síṣẹ́ ní orí òkè náà ti ṣẹ̀ yanu. You can see the Eagle Eye team at room nine of the Blue Roof building after service. Ẹ ti lè rí àwọn ìkànnì tí a ìdì ní yàrá tí orí rẹ̀ jẹ́ búlù. And broaden your rising by applying to other um, graphic artists employing companies iṣẹ́ yín ó lè tètè jáde ẹ̀kọ́ káàkiri sí gbogbo àwọn tó mọ̀ nípa iṣẹ́ yìí tí wọ́n lè gbà síṣẹ́ ní kíá. Another person is asking. Ẹnìkan tún béèrè béèrè o. His question is that daddy God bless you and give you more ideas for the church of God. Àmì Ọlọ́run yóò bùkún yóò sì fún yín ọgbà àti òye sí fún ìjọ Ọlọ́run àmì yín. I am always blessed by your prayer points. Gbogbo àkókò àdúrà yín ló máa ń fún mi ní ìbùkún púpọ̀. Can you please write out some prayer points some business ideas and open doors in career for us. Ìjẹ́lẹ̀ fi tọwọ́ sí wa àwọn àdúrà tá máa gbà fún àwọn iṣẹ́ ṣíṣe àti ọ̀nà títí nínú àwọn okòwò tí a bá dojúkọ. Please let me be glad to discuss. Thank you, sir. Ẹ jẹ́ kí wọ́n fi sí gbogbo wa nínú ìjọ ni o, káwọn kankan má dáwọ́ bò ó. Our brother in the Lord has already written many books on the subject of Eh, business and professional career. Bàbá wa ní Olúwa, wọ́n ti kọ ìwé púpọ̀ lórí àwọn iṣẹ́ ṣíṣe àti àwọn iṣẹ́ tí ènìyàn kan tó mọ̀ ṣe jùlọ. You may want to write down this one and advise anybody needing breakthrough in their businesses, in their careers and professions to buy this book. They contain prayers and even action steps that will guide you to a successful career. Mo fẹ́ kí ẹ kọ àwọn òwe ìkalẹ̀, ẹ lè rà wọ́n tẹ̀sí máa kà wọ́n, yóò máa ràn yín lọ́wọ́ láti ní àlàyé nínú gbogbo okòwò yín àti gbogbo ẹgbẹ́ dáwọ́ lé ilé ayé yín. The first one is breakthrough prayers for business professionals. Àkọ́kọ́ ni àdúrà àlàjá fún àwọn oníṣòwò. The second one is financial deliverance. Ìkejì ni ìtúsílẹ̀ nípa ìkòsínà owó. The third one is wealth must change hands. Ìkẹta sì ni ọ̀rọ̀ gbọ́dọ̀ pààrọ̀ wọ̀. Also, by February, the MSN Business and Professional Fellowship Bulletin is coming out. Ìwé tí àwọn tí ó mọ̀ nípa iṣẹ́ ní orí òkè náà ti ṣe ìyanu tí wọ́n ó fi pàṣípẹ̀kọ rẹ̀ yóò jáde sórí àtẹ. There will be prayer points on the uh, business and professional breakthroughs in them also. Gbogbo àdúrà yóò kúnlẹ̀ rẹpẹtẹ fún ẹni tó ń wà láìka àti iṣẹ́. Once again, I receive the titles of the book. Lẹ́ẹ̀kan tí wọ́n tún àwọn àkòrí ìwé náà kà fún yín. Grateful prayers for business professionals. Àwọn àdúrà àgbàjá fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn oníṣòwò. Financial deliverance. Ìtúsílẹ̀ nípa ètò ìṣúná owó. Wealth must change hands. Ọrọ̀ gbọ́dọ̀ pààrọ̀ owó ní sẹ́ẹ̀. Praise the Lord. Let's close our eyes as we say this prayer. Ẹ jẹ́ kí a dojú abẹ́ yìí. Oh Lord my Father. Olúwa bàbá mi. Let the heavens of my career open by fire. Ẹ jẹ́ kí ọ̀run iṣẹ́ àti òwò mi ó ṣí ní padà hàn. Lórúkọ láti Jésù Kristi. O oh God, my Father, Ọlọ́run bàbá mi. Let the heavens of my business and my career open by fire. Jẹ́ kí ọ̀run okòwò àṣìṣe yìí. Let's take that prayer point with fire in our voices. Jẹ́ ká fi iná nínú wọn gbàdúrà yìí. The Lord has answered by fire shall answer you in Jesus' name. Ọlọ́run tó ń náírà òun yóò dá lóhùn orúkọ Jésù. In Jesus' mighty name we pray. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Praise the Lord. Ẹ ṣe hallelujah. Good morning once again, church. In this segment of the Eagle R, We shall treat two questions. The first one goes like this. How do I venture into export and import business? Báwo mo ti lè máa kó ọjà lọ sókè òkú sí máa tún máa kó wọn wọlé? Can I get useful physical connections to assist? Ṣé mo lè rí àwọn ẹgbẹ́ kẹ́ oṣù nígbàmọ̀ tí wọ́n yọ̀ràn mí lọ́wọ́? This is our response to the question. Ilé ìyáwó àti ìbéèrè yìí. Importing and exporting. Láti kó ọjà wọlé dàbí kí n ṣe belong to the lucrative world of international trade. ó ní ṣe pẹ̀lú àwọn tó lówó lọ́wọ́ tó fi ṣe okò báyìí láti ìlú kan tí ò mìíràn. to venture into import and export business. láti lè máa ṣe okò pé èèyàn kọjá àwọn olóògbé tó fi okò fún. you need to do the following. ẹgbẹ́ ọ̀rọ̀ sí àwọn ọkọ wọ̀nyí. first. Àkọ́kọ́. You need to identify the goods or products you want to trade in. O gbọ́dọ̀ mọ orú àwọn ọjà náà tó fẹ́ máa tà àti tó fẹ́ máa kó sí òkè òkun. You need also. Ẹ gbọ́dọ̀ to identify your target market and the best way to reach them. Àwọn ọjà tẹ́tẹ́ kó wọn lọ àti ọ̀nà tó dára jù láti lè débẹ̀. Also, you have to do some registration. Ẹ̀gbọ́n náà fi orúkọ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ kan. You also need to understand the logistics involved in this kind of trade. As well as government policies that are associated with them. You need to know how to relate with the Nigerian Export Promotion Council. Ẹ ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbàṣẹ́ Nigerian Export Promotion Council. and other related agencies. Àti àwọn ilé-iṣẹ́ ìjọba tó ní ṣe pẹ̀lú òkòwò In a nutshell, beloved. Ní ọ̀kúnkún ní olùfẹ́. You need to be properly informed, guided and groomed. O gbọ́dọ̀ ní ìṣirò ìtótó tí a tọ́ sọ́nà for you to succeed in export and import trade. Láti lè ṣe àṣeyọrí lẹ́yìn tó ń kó ọjà wọlé tàbí tó ń kó lọ sí This is because the terrain is quite broad. Acquiring the right knowledge láti ní ìmọ̀ tí ó tọ́. and experience. àti ìrírí tí ó yẹ. will do you a lot of good. yóò ṣe ọ ní orí tó pọ̀. we encourage you. a sàníyàn. to get proper training. láti gba ìkọ́ni tó tọ́. and mentoring. àti àtúmọ̀ ní máa wà lọ́sẹ̀ rẹ̀. before you venture into import and export business. kò tó jáde lọ láti máa kọ́ ọjà wọlé tàbí fi ránṣẹ́ sí òkè fún. please see the equal hour team. jọ̀wọ́ rí àwọn ìsọ̀rí tó ń ṣe àkóso. immediately after the service. in room twenty nine ní yàrá kọ̀ọ̀kan ní ọgbọ̀n. plural. ilé tí òrùlé rẹ̀ jẹ́ àbáwọ̀ búlù. and you will get the proper assistance. a fi ràn yín lọ́wọ́ náà ṣe tọ́. thank you and God bless you. ọlọ́run tó bùkún lórúkọ jésù. question number two. ìbéèrè kejì. I want to start a business now. I have made arrangements for everything. But I am short of money. The equal hour thing sorry, somebody so is willing to assist the individual who sent this question. Wọ́n ní ìfẹ̀sí láti ran ẹni tó ṣe ìbéèrè lọ́wọ́. We would like you to see the Equal Hour team immediately after the service. In room twenty-nine. Iṣẹ́ àdárúkọ yìí. Of Blue Roof. So that the Equal Hour team would ask more questions. And be properly guided to help you. Ṣé As you come, God bless you in Jesus' name. Finally. We want to encourage every member of the congregation. Akẹ́rọ To keep sending questions to us. Our email address once again is. Àdírẹ́sì Eagle R. MFN Eagle R. At mountainoffire.org. At mountainoffire.org. I take it again. Our email address is. Address wa lórí ẹ̀rọ alátagbà. MSN Eagle R. MSN Eagle R. At mountainoffire.org. At mountainoffire.org. As you send in those questions. Ṣé kí n ṣe àwọn ìbéèrè wọ̀nyí ránṣẹ́? The Lord God of the sudden leaf will bless you in Jesus' name. Thank you and God bless you. Ṣé ọlọ́run tó bùkún lórúkọ Jésù? Praise the name of the Lord. Ẹ ṣe hallelujah. All things are lawful. All things are not expedient. And I will not be put under it. To be a makeup artist is not the same. Kì But The Bible says all things are lawful. Ṣé sọ pé ohun For all things are not expedient. Wọ́n ti ṣe ohun gbogbo ló There is a doctor. And there are doctors that also commit abortion. There are lawyers. There are lawyers that are their own is just to support criminals. So you understand. All things are lawful, but all things are not expedient. As we round up this first edition of the Eagle Hour, this year is a year of turnaround. New year always brings new stars. New year brings new dimensions on Wednesday, our general overseer, our daddy in the Lord, spoke to us about the year of positioning. Year of decision. Year of seriousness. Àbùtú tí Therefore, every one of us. We must wake up. And wake up to the clarion call. a A call of reason and a call to responsibility. A call to thinking. A call to sit down with ourselves. Ìpè And talk to ourselves. Kí A call to prayer. Ìṣèkọ́ àdúrà. To enforce the prophecy that has come out. That things have to turn in our lives. And I'm praying for everybody. That will be our fortune in Jesus' name. Ilé yìí A bigger amen. This year. We must challenge our thinking. We must learn how to think with, uh, in line with God's word mọ̀. A gbọ́dọ̀ kọjá sí ronú ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ náà. The Bible says. So that the fish should for brethren. So by the mercy of God. That you present your body as a living sacrifice. Holy and acceptable unto the Lord. The which is your reasonable service. Therefore be not conformed to this world. Therefore be transformed by the renewing of your mind. That ye may prove what is good and perfect and the will of God. So what do we need to do this year? Instead of carrying out the thing this year, we need to look and make sure that our line is in line with the God's word. Agbọ́dọ̀ rí dájú pé aliwa wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Our finances is in line with God's word. Àwọn ètò ìsúná wa ó lọ kẹ́ẹ́dì ètò Ọlọ́run. We must ask questions. A gbọ́dọ̀ béèrè àwọn We know that questions is not part of our culture. Àwọn ẹgbẹ́ bíbèrè ìbéèrè kò wà nínú àṣà tiwa. What has been passed to us? Ohun tí wọ́n ti ti lé wa lọ́wọ́. From generation to generation. Láti ìran kan dé òmíràn. Is that we should accept the norm. Ṣé ká àbọ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe? Without asking for questions. Láì béèrè pé kí ló dé? But it's only by asking questions. Wọ́n nígbà tí ìbá béèrè pé èrè bí rẹ̀. That things can work in our lives. Ní àwọn kan lè máa ṣiṣẹ́ dáadáa. Do you remember the book in Proverbs twenty-four? Bẹ́ẹ̀ lè rántí ohun tó wà ní ìwé ìwé. Verse five. It says true wisdom. Ṣé nípa gbọ́? Is an house builded. Ní a ti ń kọ́ ilé. And by understanding. Ṣé nípa òye? He said it's established. Ní a ti ń fìdí rẹ̀ múlẹ̀. Another verse, another, uh, I mean, version of the scripture says this. Ẹja Bíbélì náà sọ pé. He said, any enterprise. Ṣé ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe is is built by wisdom wise planning. Nípa ètò tó ní ọgbọ́n nínú ìyẹn fi ń ṣe. Any enterprise is built by wise planning. Ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe ní ṣe become strong. Yóò wá di ohun tí yóò common sense. Nípa ọgbọ́n through common sense and profit wonderfully. Except by keeping abreast to of all the past. So therefore this year, we must have strategic planning. Every second Sunday. Bring your questions. You must sit down and strategically plan your life. This new year, ọdún títì, we must develop skill set. A gbọ́dọ̀ Of Queen of Sheba. Ti Asking Solomon questions. Ẹni tó béèrè Solomon yìí. Not only questions. The Bible says add questions. Ṣé ìṣòro chapter ten verse seven. Ìwé ìdílé This year. Ọdún You must create new habits. And develop new things new things, new habits in our lives. This is the way to grow ọ̀nà tẹ̀ láti dàgbà délé yìí. we must develop habits like reading. a gbọ́dọ̀ ní àwọn àṣà bíi kíkà ìwé. we must develop develop habits like listening to beautiful music. a gbọ́dọ̀ ní àwọn àṣà bíi ká máa àwọn ẹni sùn wọn. that can inspire us. tó lè wá sókè. praise the name of the lord. ẹ̀ka hallelujah. this year. ọdún yìí. we must challenge ourselves. a gbọ́dọ̀ fi ara wa níjà. let our brain work. ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́. let our brain work kí ọpọlọ wá ṣiṣẹ́. you must wake it up. agbọ́dọ̀ ti dé. when you ask the lord o lord bless me. nígbà tí wàá pé lọ́wọ́ bùkún mi. the lord will tell you. olúwa yóò wá dá ọlọ́run. he said i have given you a brain. mo ti mo ti fún ọ lọ́pọlọ láti ronú. think hard and work hard. agbọ́dọ̀ ronú gidigidi kí a ti jẹ́ takuntakun. everything we do we must do it strategically. gbogbo dábàá ṣe dábàá ṣe ṣàkóso ṣe pẹ̀lú ọgbọ́n inú. as we round up this this first uh, first uh, edition of the Igulawa. Bí a ti ń parí báyìí ní ti àkọ́kọ́ tí a ti lọ́dún yìí. I looked at the Bible and I saw something great. Mo yẹ gbé nìyí mo sì rí nǹkan tó tóbi nínú rẹ̀. A man was praying. Arákùnrin kan gbàdúrà. He prayed with wisdom. Ó gbàdúrà pẹ̀lú ọgbọ́n. He commanded the Lord to do something for him. Ó pa akẹ́kẹ́ tó láti ohun kan fóun. And that prayer point was full of humility. Tó gbàdúrà yóò ti kún fún ìrẹ̀lẹ̀. In book of Psalm 118 verse 25. That Láti be our side this year. We pray, we pray strategically. We pray for money, we pray strategically. We pray for women, we pray strategically. Let me read the prayer to you. The man said, save now. He said, I defeat you. He said, oh Lord. He said, oh Lord, I defeat you. He said, Lord, it is now ní àbẹ̀rẹ̀. Prevent prosperity now. That is how to pray. The man was commanding the Lord. But his word was not proud. Fún He said, Lord, I need you. Nítorí He said, I cannot remain in this condition. Kò He said, Lord, send prosperity now. How many people are tired of their condition? All you want is something something now. Ohun tó gbogbo tó ṣe ọjọ́ kó New year new year this new start. New season. And my prayer for you today. That as the Lord has answered the family. Lord we answer us in Jesus' name. Can I hear a bigger amen? We repeat the prayer point now. Oh Lord my Father. We can do better than that. I beseech you. In your mercy, send prosperity now into my life. In the name of Jesus. Right now. Listen. This prayer I want you to pray. Àdúrà yìí tí mo fẹ́ kẹ́ gbà. You cannot stand in one place. Ẹ ò lè dúró gbà á bí ojú kan. Move around a little bit. Ní díẹ̀ díẹ̀ ẹ ó rìn káàkiri. As you pray the prayer. Bí ẹ ó ti gba àdúrà náà. When they listen to the right, listen to the left. Bóyá díẹ̀ sọ́tún díẹ̀ sósì. Or if you have faith, move to your front, move to the back. Ìjọba ti wà láǹfààní ẹ̀dẹ̀ lọ síwájú is sẹ́yìn. It's not prayer you pray standing on one place. My key of greatness. Kọ́kọ́rọ́ ìsọnidínlá mi. I collect you back. Most gbà By the power. in the blood of Jesus. Can you begin to decrease now? In Jesus' name we pray. My legs hear the word of the Lord. Carry me to my place of breakthrough. In the name of Jesus. Speak to your legs now. Ẹ bá ẹsẹ̀ Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Father, we thank you for your children gathered here today. Thank you for answered prayers. And thank you for laying your hands upon your people. As many as are here. And I say key they need. Kí To enter into their great place. Let them connect the key now in the name of Jesus thank you, Heavenly Father. In Jesus' mighty name we pray. Begin to soak this week in the blood of Jesus. Begin to soak this week in the blood of Jesus. Begin to command the week to favor you. Command the week to favor you. Thank you, Jesus. Begin to mention one thing you want the Lord to do for you before next Sunday. One thing before the coming Sunday thank you. In Jesus' name we pray. Father, let your favor, your mercy, your glory overshadow your children. You will go from strength to strength and from glory to glory. The Lord blesses you from Zion. Make the face to shine upon you and be gracious unto you. Father, all the prayer requests are answered them by fire. This week shall be a week of turnaround blessings and rejoicing for you. In the name of Jesus. Thank you, Heavenly Father. The sun will not smite you by day, nor the moon by night. In Jesus' name we pray. And let us share the grace in fellowship.